nínú bàbá ń bá rí tó tún wá mọ́ ń pààyàn lẹ́kùn jù bí àwọn kíní tẹ́m̀pé protest àbáwọn aburú ìdàlúrí o ní pé ẹwà mọ́ rí pé kò ní sí yíyàtọ̀ láàrin àwọn ẹ̀sìn má ẹ̀sìn ti dìkan ìjọ Friday báyìí èyí ní wọ́tẹ̀ kírù ní àwọn Christian wọ́n di ọwọ́ mọ́ against fún àwọn protest àwọn ọmọ mùsùlùmí kan fi kí wọn we are one ainihin wọ́n láwọn dára àwọn àwọn so tó bá ti di sunday báyìí mọ̀kọ́bá lọ́wọ́ sẹ́lẹ̀ àwọn mùsùlùmí náà lọ rìdíìmù wọ́n lọ winners wọ́n lọ gbogbo ẹnu àwọn olọ sọ̀rọ̀ ń gẹ̀rẹ̀ bí se mọ́ sẹ̀lẹ̀ náà ìjọ tó kọ́ rí kí ní àlàyé mọ́kànlá gbogbo tán protest against bí yáwó sí mubarak ní Egypt ni sáwọn náà mọ́ kábàmọ́dé ní báyìí wọ́n gbogbo níjọ sunday gbogbo sí lọ church tẹbàrà mùsùlùmí se pọ̀ wọ́n sọ̀rọ̀ ń church yẹn tẹ́yẹn ike our brothers are worshiping inna lillahi wa inna ilayhi raji'un wọ́n wá pàwọ́ sí bí irú àwọn mọ̀nàwà láti yìí ibi tẹ́mì tí ó bọ́ sínú olórin kúfù ìwọ tó bá kú lórí bẹ́ orí kúfù lókú sí o má pàrátà rẹ o ẹ kìníkà ìwọ tó pé inú rẹ náà dùn bó sí ń kírun lọ dákùn sí ọlọ́ọ̀bá olóhun sí náà ọlọ́run tó ń sí ànẹ́bì rẹ̀ ọwá lọ ń sí lọ àwọn akọ̀ amen amen amen ní kíni ìwọ amen àtúkìrù tọ́bá yìí tún kọ́ ọgbẹ̀ yìí kíníkàkíníkan orin kíníkàkíníkan ìgbàwó kò bá sásùn allahu akbar kabir a o se mílà ní fáwọn ará ìlú o wọ̀lá ipé sùfà ọ̀pọ̀lọpọ̀ náà ipé òpònú èèyàn ọ̀pọ̀lọpọ̀ náà ní wọ́n kó blame sórí government